Unit 14 Tone Practice. Repeat each of these words after you hear it to practice saying it with the correct tone. There will be a pause after each word to give you the chance to repeat it. Babaláwo Ìlẹ̀kẹ̀ funfun Agbègbè Lọ́yàyà Afẹ́fẹ́ yẹ̀yẹ̀ ìgbádùn afẹ́ ayé ìjọ onítẹ̀bọmi àwọn aládùúrà ẹlẹ́sìn oríṣiríṣi.